وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمة الإسلام الخروج على الحكماء فيه تفصيل ولكن رسول الله صلى الله عليه وسلم بين لنا الحقيقة وبين لنا وعلمنا الصبر وأفادنا مما أطلع الله سبحانه وتعالى عليه من المغيبات أنه سيكون بعده أمراء يظلمون الناس يجدون الناس منهم أثره وقد حذرنا من الخروج عليهم ومن عدم تحمل والتصبر لذلك جاء في الحديث الصحيح من, صب من صبر صبره الله الحديث أمة الإسلام ما زلنا في شر حديث جناد ابن أبي أمية لما دخل على عبادة ابن الصامت هو وأناس وهو مريض قالوا أصلحك الله حدثنا حديثا ينفوك الله به سميته من رسول الله صلى الله عليه وسلم فقال بايعنا رسول الله صلى الله عليه وسلم وكان مما بايعنا عليه أنه قال لنا بايعنا ولا السمع والطاعة في منشتنا وفي مكرهنا وفي عسرنا وفي يسرنا وأثرة علينا وألا ننزي الأمر أهله إلا أن تروا كفرا بواحا عندكم من الله فيه برهان فقال فلما باتوا سواء المسلمين أن تروا عليكم كرات قرفا النبي صلى الله عليه وسلم أن طلعوا وبانا كما باقونوا أن طلعوا وبانا كما باقونوا ọba dẹ́dà wọ́n bá ní sàlékún kí annabi ẹwọ lọ́rán annabi síwa ilá fi mà pé ayàtọ̀ sí ẹranko ẹni bá ń tẹ̀lé annabi ìṣesí rí ọjẹ́ ìṣesí èyàn yóò ṣe fi kọ́rọ̀ yóò ṣe fi gbangba sallallahu alaihi wasallam bó ṣe rí ọ sọ pé èyàn ló ń tó nígbàtí bá ń sallallahu alaihi wasallam ọlọ́kàn kẹni òun

ní akọba alákọ̀ọ́kọ́ ta lọ báyà nẹ́bí ó ń sọ lọ́nà islamu tẹ́ fẹ́ gbáyì ẹgbọ́yé o ẹ̀ẹ́bà yà èmi ànẹ́bì tí mo dúlórí yí àtẹ́ntí ọba tó máa dúlórí yí tí bà sí mẹ́mà alàsàmì wà ẹ ma tẹ̀lá sí ọlọ́n o àwọn ìrí ṣúrù tí mẹ́ ṣáfínà tó bá jẹ́ nǹkan tó jẹ́ pé nínú ẹ̀sìn ọlọ́run ẹ̀mì sáré máa ń fà àmá tó lórí bá tún payín láṣẹ rẹ̀ ẹ́tẹ̀tẹ̀ sí lọ́la kọ́ta tó sẹ́bì ilá kìí di ó ọ̀dá tó ọ̀rọ̀ àṣà tó jò bá rọ̀ gọ́ ẹ́

ibi báyìí báyìí tí a ti ń fi àjẹ àwọn mùsùlùmí afẹ́ lọ bà wọ́n lẹ̀ ọ̀ mi ọlọ́wọ́ tí mo sí nìká ò lọ́sẹ̀ tọ́lọ rọ́wọ́ wà á sọ̀rọ̀ tàn àlẹ́yìnà ìdáwọn bọ̀nù ó ní bákan náà táwọn olórí asárọ̀ ní alisti ithar tí a bá ń dá dúkìá lò fúra wọn fil amwal fa'alu fi ma sha'u wa antum la tastati'u an taf'alu mithla ma fa'alu

àwọn tọ́lọ ń bá ti fi ókè tí wọ́n bá ti pè ń jọba ká má jáde sí ẹ̀ o ká má làgídí mọ́ wọn lọ́wọ́ ah. ní anúbísí bí n kó ṣàmà ríro ni ó ṣe ọlọ́wọ́ amú mẹ́jẹ̀ mọ́wá àhán ibi àfi tẹ́ bá rí rí rí lànà bí sọ lẹ́ìsà bí sàmà kèèṣẹ́ tẹ́ fi kí gbọ́ ààrìs rírí ìmà ní o àbí rírí ojú rírí ń gbọ́dọ̀ ṣẹlẹ̀ kí láwàrí kúfrọ̀nì ìjáde kú ònú ẹ̀sìn ọlọ́run tẹ́ bá rí lára wọn ìfìsìlámù tẹ́ bá rí lára wọn irú kúfù wọn bà wá hàn tí ó ní di pẹ́nì kẹsẹsẹ̀ ń sálàyé fún yàmà pé ẹmbásẹ̀lẹ̀ inú islamu ó ti kó inú islamu káàkọmù lọ́wọ́ masalatu tekfir kíyàn ọmọ ìpìyàn kéfèrí àwọn tí wọ́n lè dà sínú ẹ̀sìn àrọ́sì húnà ni wọ́n wo àwọn tí wọ́n ti di E ma níbi ìmọ́ tọ́lọ̀m fi rán nẹ́bì sí a nítorí pé ọgbẹ̀lẹ̀gẹ́ ìpìlẹ̀ méjì kan bẹ fún tekfir ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ wò ń bẹ kó tó di pé àwọn ẹ̀ka tó tó ahadan illa an natahaqqa min al bi wasu nnate anna hadha ash-shay' ká tó lè sọ wípé kéfèrí lẹ́nìkan méjèmù àkọ́kọ́ táàrí ní wípé ìǹkẹ́ igẹ́gẹ́ téèyàn ó se táàfi pèèyàn kéfèrí ẹ̀rí inú kùránì àtẹ̀rí inú àdíìsì ní o kéèsì ẹ̀rí ìṣtíhádù àfáàkan ni wọ́n ẹ̀nà lótìtọ́ tí a bá lè nírọ̀gbọ̀n títòkòtò rẹ̀ lọ sókè tọ́wàá ń lọ rí bá wọn sáfù àwọn èèyàn nílé olókùn imam táwa náà bá wo kìní yẹ tàbí no sí ẹ̀mọ̀ pé kúlù bídíà ìntánà bí ọba ti ṣe ẹn tó bá ṣe ó kò nú ẹ̀sìn irú ẹ̀lọ̀rọ̀ síbí tàà ń sọ yìí tí ẹn bá fi jẹun tí ẹn pé àmà bí àrákọlẹ̀ kó fi síbí jẹun bákan náà kí níyẹ tó wá láláyè nú sí ẹ̀mọ̀ pé tó bá fi jẹun lásọ gáàrí lápẹẹrẹ

usáàsì kí ló dé nítorí pé oúnjẹ ni gààrí níjẹ̀bù ìpanu ni láwọn ìlú yòókù ọwá ní nǹkan fẹ́fẹ́ jáde sí pẹ́sẹ̀ntì ní wípé wọ́n fi síbí mú gààrí adẹ̀rí tracy wọn pé ìpìlẹ̀ wọn ìjẹ̀bú ní á kí lè rí ìbámu làkáì tá a fẹ́ torí ẹ̀ pé yẹn kèfèrí ààrẹ rí látọ̀dọ̀ Ọlọ́run nínú Al-Qur'an ààrẹ lọ́tọ̀dọ̀ sàásánlám wípé ìǹkẹ́ ẹmbá iṣẹ́ ó ti kú ònú ẹ̀sìn Ọlọ́run àkọ́kọ́ kíyàn máa fọ́lọ́run sí èyí <laughs> Ọlọ́run sọ́lọ́nà lẹ́tí ẹ̀wà ń pán lébàwọ̀ ẹn tí ń dayé rú mú ọ̀rẹ́ tọ́tọ́ sí pètò ah ó ní sí ẹmọ tí wọ́n sọ kí ni ẹ̀ pàràkọ́rẹ̀ kò ní ikú ní ìsìn mọ́ kú tèmi ni ẹ kẹ́nẹ̀kẹ́nẹ̀ mi ò sí o mọ́ bẹ́ fi sí ogbe fún ọ̀bá ìwọ́n sáàsí láti jẹ́ ìkí fi tíṣẹ́gbà ní ìdẹ̀rígbà mú ti padà náà tó náà àbá rí ẹ̀rí láti

ará oko wọ́n gbìyànjú tí kò rí mímú ara ilé wọ́n gbìyànjú tí kò rí mímú ẹ̀yin ìyá kí tún ní o ẹ̀yin ni ti mo mo fi yún já nàbí lẹ́nu ni kò sí ń tọ́kà mi pẹ̀lú ẹ̀ tí mo ń ṣe o mo sì wà fín lọ́jọ́kọjọ́ tàbí kẹ́yìn òkókò lọ bí ogbó ní tẹ́mọ́ká àfán alétíun kọ́ ọmọ lè sọ̀kún bí ẹ ti ní ẹ ní ájì ṣe ìtọ́nù ní in sí ilé ìgbàbọ̀dì fún ní Saudi torí mo tó ń padà bọ̀ agá mi ń bẹ lórí ta wọ́n padà bọ́ àjókò èmi ọ̀lẹ̀ kò mọ́ o ọlọ́wọ̀sì ní jẹ́jà mi àtọ́kùnwò tí ẹni bẹ́mi àti ẹparí lai láìláì because ìwọ náà ní agbára ti ẹ ó sì láàyè lẹ́mìí mi torí tó olóòsẹ fọ́lọ̀n ti ń bínú ọ̀yọ́ ọmọ wọ̀dìsìn kápàgbára rẹ̀ bá káọlù ilé ìsìwọ́ náà lẹ́yìn kankan bẹ tó náà fi ẹ̀ lára ẹ̀ tàbí ẹgbàjọ́ kìrì náà kéèyàn ọgbà wípé ọlọ́run ti ń pààyàn ní gbígbà pátápátá sábàbí lẹ́lẹ́ sábàbí kọ́ sábàbí kọ́ hmm, ṣẹ́rẹ́jẹ́ lójú mọ́kọ́yìn bẹ́ẹ̀ bá kú ọlọ́run kọ́ pààyìn ìgbàleléyàn ìlọ́fà tọ́pọ̀lọpọ̀ òfin lọ ọ̀run nígbàtọ̀fà fọjọ́ ọlọ́jọ́ lọ kéèyàn ọgbà pé èèyàn máa fọjọ́ ọlọ́jọ́ lọ pé èèyàn tún lè padà wá ìgbọ́lọ́run ló rọ́ gbogbo àwọn àdìọ̀kan burúkú ààrẹ rí fún wípé ẹ ń bá ní tọ́tọ́ sórí ẹ̀ kèfèrí ni ó jẹ́ nǹkan àkọ́kọ́ àáwà rírú ẹ̀ náà lọ́dọ̀ àwọn tí ń darí wa àáfojú wọ́n ni present wọ́n ma ń sáwò wọ́n kẹ́kọ̀ọ́ mùsùlùmí ni o awọ ọ̀hún wọ́n plé rẹ̀ họ́ tí ó sì ní jẹ́ fọ́túṣọ́pù tí èsì pín tí ó dọ̀ lójú tọ́ọ̀mà yóò tó wá jẹ́rú tó orí kèése tí èèyàn lè máa pẹ́sọ ah, nínú ẹ̀sìn wà náà sẹ́ rí inú ìyẹn náà bàwá yóò fojú hàn ẹ máa wè mọ́ ọlọ́run alimamun o àwọn àfáà tó tí wọ́n sáré súnmọ́ tó kó rọra àwọn àfáà ó ń bídíà ni

gbogbo tí mẹ́nu kùránì ọlọ́run sọ bá ìkéèsè àgbàsọ fún ọlọ́run sí Jibril nǹkan ní kùránì o ẹn tọ́sẹ̀ ní pé lọ sàlẹ̀ fún nàbí kó sì mọ́ bó sì gbé kalẹ̀ fún bó láti máa dàbí pọ̀ sí nǹkankan sẹ́mọ̀ pé in tó wá tọ́dọ̀ lọ́n àṣẹ bó láti máa dàbí pọ̀ ní gbọ́nà ń tọ̀ bá wá bá sì máa dàbí pọ̀ Jibril lè ó kùránì ò rí báhùn sọ̀báyí ọlọ́run sọ fún dàrẹ́tì sọ̀báyí fàánàbí mi sallallahu alaihi wasallama gẹ́lẹ́bẹ̀ ní jùlú sí gbé fáwọn sàásálàm bẹ́ẹ̀ ló ń sí ọlọ́run náà sí gbé fún wa ilẹ̀ àwọn tọ́rọ òye fi pé qul huwa Allahu ahad nígbà wọ́n bọ́n sàásálàm pé àrọ́bùkà hádà min dábà min fẹ́kọ́ ọlọ́run ọba ti èyí ṣe bí

èèmọ̀ tí bẹ́lẹ̀ alkùnrin tí kùránì fi jẹ́ kí ni o tó fi jó dìdí ẹwà mẹ́wẹ̀ mọ́ ọlọ́run gbogbo súrọ̀ kọ̀ọ̀kan òun ni ó kọ tí ń jẹ́ pẹ̀lú ara tìtọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ní àwọn òǹkà tí bá wọn amụ mú nínú súrọ̀ mamunu yìí ó mọ̀ àwọn imamu ahmed kòkò wọn sẹ́wọ̀n ń fi àjẹ wọn tánjà fasunna tó ń ti bẹ́ẹ̀ tí wọ́n bá ti wá bẹ́ẹ̀ mọ́ mamadu wípé kí lẹ rí sí tí wọ́n fi ń ṣe yìí yóò ní à ṣe amirul mu'minin à àwọn ọmọ kí ẹni tó ti kó ní Islam hmm. àwọn àfá àti wọ́n ń sọ fún wípé Kùránì ẹ̀dá ni ó dáàmà lójú ni o ohun a lè sàríkà fàárọ̀ rẹ̀ báhùn nítorí pé in tó kó sí ó bùkátà àlàyé tọ́pọ̀ kó tó rí pé yóò sì kí o yóò yìí ìntàrí in tó fojú wọn ni ilẹ̀ àntàrà kúfùrùn bá wáhà tẹ̀ksìrù tàn sọ yìí nǹkan àkọ́kọ́ nù ibi tẹ̀ksìrù wá gbẹlẹgẹ́ sí nǹkan ẹ̀kẹ́jì láàbùd àyẹ̀kẹ́sìfà àrọ́júlù bímá rọ́tàbà ṣẹ́rù àléyìlì kúfùr àyẹ̀kẹ́sìfà bí in tí ìsìláàmù tọ́lọ̀ ọba pè ní kúfùr fún ìròyìn rẹ̀ ọ gbọ́dọ̀ jẹ́ ń tó ti tí ó kò ní ìsìlámù tó gbéwọ̀ tínú tòde kí n túnmà rẹ̀ ọ̀rọ̀ a máa múyàn kò ní iṣẹ́ a máa múyàn kò ní a máa múyàn kò ní èèyàn wá lè rí iṣẹ́ tí ó rí àdìọ̀kàn tó múyàn kò iṣẹ́ ẹn tó sì ṣe tó sì sọ ó sì lè mọ́ kúrò Islam torí àwọn nǹkan mi kí lè rí wa pọ́ ọkùnrin kan ní sẹ́rìn àjò àjò ní agbára kí wọ́n máa ti rú bí lọ sí Mẹ́dùgúrí nílẹ̀ pápá ohun àti nǹkan gún ẹ̀ gbogbo tí ó jẹ ń rẹ̀ gbogbo tí ó mú ń rẹ̀ kò ní nǹkan mí jù bá náà lọ ìwà lọ kẹjẹ kẹjẹ lọ́bàdìbìkan ní bá ń sẹ́ni

Afọ àti ràkùnmí rẹ̀ ràkùnmí bá tún bọ̀ padà tí nǹkan kò dí ń bí ẹrù tí mílẹ́yìn rẹ̀ nǹkan kò sì pàjẹ́ níbi tínú rẹ̀ dúdò min shiddatil fara ó ní Allahumma anta abdi wa ana rabbuka ọlọ́wọ́ bá ìdùnnú mú sọ ọ̀rọ̀ kúfùrù lọ jáde kò sí kúrò ní ìsìlámù tí ẹ̀ nítorí pé tásọ kúrò ní ìsìlámù kí lọ wá kù ọmọ nínú òkè ọlọ́run ọba ń gbà náà tó jẹ́ kó ń lọ wa pẹ̀lú tọ́ dáì tó sì sọ pé òun ní gbédàjọ́ kẹlẹ́rìn kankan àti tọ́ bá ti kùn wa wá tí sí ọwọ́ wá ń sọ dákọ rẹ̀ kìtì kíá jẹmọ́ra tọ̀bí àtùlbẹ́ṣẹ̀r tí wọ́n bá ní ọmọ nìyàn rí ká lè mú wà láàmára ká lè ṣe sùúrù àpapọ̀ àṣíkí ni àpapọ̀ tí wọ́n bá fọ́ ẹlòmí ilẹ̀ tí nù wa gbogbo tí ó sì rí láyé ní ọmọ sọ fún lóòsí tí wọ́n bá sì fi ọmọ odó na ẹlòmí kò ní dún orí 21 wọ́n tó gbẹ́ni ẹgbàmà lórí wọ́n gbàmà lórí ó tó sorí báyìí ẹ̀kú títí tí wọ́n èèyàn pa orí tí ó wà sì lè jẹ́ pálábòsí ni ó sì lè jẹ́ lóòtọ́

ẹlùmí ó sì lè mébi 20 minutes mara ọlọ́run wá túlẹ̀ báró ń kálùkú ẹ̀sẹ̀ gíní o bọ́bá ṣe rí àwọn sọ̀hábà ní ìyàdé torí pẹ́ gbà sílámù olùgbà gbàgbàgbà wọn nàbì lálù o mọ̀bóre nígbà tó rùn mú ọ̀pọ̀lọpọ̀ náà láti lọ sùn díyàn àrùn maka wọ́n fẹ̀ yẹn ilé àpàtà gbóná wọ́n tún gbé mi ilé ahad ahad bí i ń bá ṣe ń lè sí ní tí wọ́n sọ pé ọ̀kan ṣoṣo lọ́lọ́n ọ̀kan ṣoṣo lọ́lọ́n Ammar ibn Yasir radiyallahu ta'ala anhu nígbàtí ìyàmú díáyè kan wọ́n ni sab Muhammadan fanútulik wa tó ọba ti lè bú annabi a fi ọlẹ̀ a ah, ń bàrá ní oní Muhammadun sáhirun annabi ah, òpìdani anábí kíní kan ní àǹlagídíyà àrí pé má wọ́n sí òkúta kó láyá rẹ̀ wọ́n túlẹ̀ wọ́n pò rẹ̀ báyìí ọba họ odìlé ànàbí àrẹ̀ gbọ́n wọ́n ànàbí tó ń títà kí ló dé bẹ́ẹ̀bẹ́ẹ̀ ni ìgbà tí ìyà mú mi dáyé kan ní tí ẹni sọmọsọ kí ẹni ọgọ́ ó ní mo ti bú ọ mo ti sọ̀rọ̀ kèfèrí ànàbí ni kayfa tajidu qalbak nísàlẹ̀ ọkàn rẹ̀ àti gbóòrùn tí a ní ọ̀sọ̀ àti bó ṣe sọ àti tọ́sẹlẹ̀ kí ni ìbẹ̀ nísàlẹ̀ ọkàn rẹ̀ bọ́ọ̀lọ̀ ọkàn rẹ̀ sí rí ó ní àkọlìbí mutuma inú bìlì ìmáni ọlọ́nlọ́lọ́n ìwọ̀n ànàbí rẹ̀ kọ yẹ láti rí ó ànàbí ni tọ bá rí bẹ́ẹ̀ fàínà áájú fàúd tí a bá tó padà mú ọkọ̀rọ̀ ǹjọ́ mi tí a tún náà bẹ́ẹ̀ tẹ́lú orí tó sọ kọ́dà sọ jù ọ̀rọ̀ ikú fúrù ni ṣùgbọ́n kúrò ní Islam torí situation tó wà kèése wípé olórí wa wọ́n pè wá l'Amẹ́ríkà wípé ọya títí ọba fẹ́ tàdánù tààfẹ́ pẹ́ bá sí pasodam wá ti di lọ́la ọlọ́sọ gbogbo ọmọ ìlú ẹ pé ọ ti ti di àlàálì o jàmáà sáà rò pé wà àwọn tí wọ́n wá ipò ayé yìí wọ́n dé tán ọdẹkùn the rich also cry the rich ìntọ́bẹ̀ <laughs> ìmú ẹ̀ ń tọ́wọ́ owó láyé lójú ọ̀nà àlàálì tó wọ́n wá dé tọ́wọ́ sú tó dúró tó gbádùn náà wà lẹ́ntọ́wọ́ mi ìdájọ́ tàà fẹ́ gbélérí ìjọba yìí ọgbọ́dọ̀ jẹ́ ìdájọ́ báyìí masalawadé kúfàn lànàbí fi wà ìrọ̀ àìnà mínú fùsùkan tàà bá ríwà kò kí ìtọ́ gánkọ́ president ìwájẹ́ mùsùlùmí na ń sọ àbí mú olùdájọ́ islamu gan ìdájọ́ kúfùrù mìíràn ló kàn sí jẹ́ mùsùlùmí àbí gan ní dájúlẹ̀ lórí ó tún wá ń lo ètò pàwà lọ́nà mi ó ń ṣe ọlọ́run tó bá ti ẹ̀jẹ̀ mùsùlùmí tó wá jọ ma ya inú ẹ̀sì ti sí ń ẹ wá rí wípé fíṣkù tó ga lélé láti oṣù tí ń bọ̀ lọ láti Amẹ́ríkà a máa gbé àwọn obìnrin tí wọ́n jẹ́ olórin wá adẹ̀ẹ̀rọ gbogbo ìlú ẹni tó bá fẹ́ wá 215 naira lówó wọlé nítorí pé wọ́n ma jó mẹ́ hóò ní bákanáà asinfásitì sọ wípé jíma wa kájítì máa dé o sẹ́gbọ́n tó tó sọ padà a gbọ́dọ̀ jáde sí o a kùn fún belong àti àwọn tí wọ́n bá jẹ́ àwọn àgbàgbà ń lù àwọn àfá ọlọ́mọ bá wọn sọ̀rọ̀ kò tí àtúnṣe bá wọn orí gbogbo omi tó bá ti bojú ọmọ sí ìṣọ́rọ̀ ní wọn ṣe mọ̀ wípé ó lè múrí wa yí sódì annabilẹ̀ ẹgbẹ̀rọ̀ pẹ̀mkífìrì ẹ̀sẹ̀ sọ́rọ̀ gbogbo ẹ̀sẹ̀ tó bá ti lóòfẹ́ ẹ̀kọ́ fún oníṣẹ́ ìjọba àwọn àlọ́ ẹ̀lẹ́ ojúlọ́rọ̀ wà àmọ́ tó nǹkan fẹ́ rí ẹ báyìí kọsáàrùn fọ́ gbogbo ẹ̀ mara wọn àgbọ̀dọ̀ fíṣkì kọ̀láńdì wí ó ń sẹ́lọ́n wà fìkún wípé sí ẹ̀mọ̀ pé bàwárù ta sọ yìí tẹ̀kìfìrù ta ń pariwo ìpé afẹ́ sọ tí ó mọ̀ alẹ́tọ̀ májẹ̀mọ̀ àkọ́kọ́ kárí nǹkan báyìí kọ́ dá ní lójú ẹ̀ẹ̀kejì kọ́ jẹ́ in tó múyàn kó nú ẹ̀sìn ẹ̀ẹ̀kẹta tọ́ jẹ́ pé ọ̀nà tọ́gbà wà kèése ọ̀nà tí a ṣẹ̀ṣẹ̀ máa wátùmà mẹ́rin fún kèése pé àbí tó mìírí ni ẹ̀nà sí ọ̀ ìgbàtara ní ló fi sọ bẹ́ẹ̀ bí Ammar èyí tó tún wà lè jù báyìí lọ òbúrú kò sí tí ọ̀dẹ̀wò náà ra ìdá ó wá kú díẹ̀ tí ó kú ìyàwó pọmọ ó ní ìdàmí tí ń bá ti kú fa áhàríkú ní ẹjọ́ òkú mi ni o tó bá ti á dé ẹrù ẹ wá lọ sí orí àgbànlá omi tẹ́ bá kọ́lọ̀n wọ́n mọ́ bà lè lágbára láti dá ń padà torí yà rẹ̀ ń bá ń lẹ́rù ìyàwó ní se tẹ́ ìfẹ́nu ní tó ń fẹ́nu wọ́n ọba síkù bá dáná wọ́n sì sọ lérú wọ́n wá gbé lọ sórí òkun nígbà jìdé wọ́n fọ́n dánà fa àhíyàwó ọlọ́ni kún kama kún dèèyàn padà ó ṣe ọlọ́ni gbòdíwájú ọlọ́run wa ń bí pé máa hamalak aláhádà kí ló mú ọsí tó sí inú ìrọ̀rọ̀ ọba mi khawfan min iqabik ẹ̀rù ń bà mí ní nígbà tí ó di díẹ̀ tí ń kù mo wò pé mo ti tú bá sọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n mo mọ́rún tí mo dẹ́wò ah mi kọjá túbá mo wá ń wò pé kí mo lè ṣe tó jẹ́ pé o ní lè dá ń padà ma àhàn àmbọ̀ kúdùrọ̀ ọlọ́run agbára ọlọ́run ọkọjá tó ń sọ aṣákùfẹ́ ìkútọ̀tìlá kéyàn ọmọ ẹsẹ̀ yẹmẹ̀dì sí agbára ọlọ́run ìmúyànkó ní islamu ni wọ́n ni jẹjẹ mọ́ wípé pẹ́sẹ̀ntì tí wọ́n bí wọ́n travel tẹ̀ lára wọn yá tí wọ́n padà yìí jẹjẹ mọ́ wípé ọlọ́run lọ́yọ wọn agbára ọlọ́run lọ́dún padà jókòó kábẹ̀ àwọn ìyàmí ni afẹ́sọ̀ ẹ̀mọ́ ìmọ̀ kírùn

mo ti rẹ̀ tó lè àgèmọ́lẹ̀ yìí na ń kì wípé à ẹ̀yìn lọ́kún àyà tẹ́ náà máa ní ẹni àgèmọ́lẹ̀ ní ọ ìyàwó aṣakúfì kúdọ̀tìlá kí yíò máa ṣe méjì níbi agbára Ọlọ́run alhamdulillah <laughs> àfá Sàlímà ti bímọ wọ́n bímọ wọ́n wà lẹ́wọ̀n bímọ alhamdulillah àwọn ayé ti yọ̀ndánú 21 years

ó lè máa sìyàn náà gà pé ẹwọ eh, ẹkàn kí mi pó ríre ní o ọ̀sà ìsò ní o ilé ìsọ́rọ̀ àdúrà o ọ̀sà <laughs> ah, ìsò kàwé ní o kúdùrù ọlọ́run ẹni wá ń sẹyẹ méjì kúfùrù ni àbí ẹ̀ṣẹ̀ kúfùrù kúfùrù ṣùgbọ́n bàtà fẹ́ túmọ̀ rẹ̀ a rí pé kò sẹ́yẹ méjì láti fi yẹpẹrẹ ọlọ́run ìrùnkọ́ in tí ń ṣe ní wípé ọlọ́run lè gbé ìdìde tó bá lọ gbé ìdìde padà ìyàmọ̀lélé yìí jẹ́ ń wá tí mo lè fi escape òun rò bẹ́ kìí ṣe ti pé ọlọ́run òkú tó bẹ́ ọba dẹ́rà ní fún tọ́ wá sí mo sì forí jì ọ ẹ máa múra àdìjẹ̀ ilanu pè èyàn ò o lè tí èsì kéfèé lakum minallahi fi burhanu ẹ gbọ́dọ̀ lẹ́rì látọ̀dọ̀ ọlọ́run torí ó sí ọlọ́run ń bá rẹ̀ mùsùlùmí ní kéfèrí tí ọ̀bẹ̀ jẹ́ bẹ́ẹ̀ pòntọ́ ń jẹ́ ẹnìkan nù wọ́n padà a jẹ́ pé in tí ó báyàn téèyàn ní òfìsì sí yọ báyàn Usama gbédà òkè pẹ̀lú kèfèrí yẹn ń pa àwọn èèyàn lọ lógun nípa púpà báyìí ẹ́ agbára Usama bá mú Usama sí gbédà báyìí pé kọ́ pàrà lọ́bá ní ashadu an la ìwọ fárọkọ mina saif ẹrúdà lọ bọ́ wọ́n sálàyé lónà bá ròyìn tí ànábì ní Allahumma inni bari ọlọ́ọ̀bá in tí Usama dáwò ìwọ̀n masí o ah in masí o ah Usama ni ó ti pa àwọn ọmọ ìyá ń pàpùpà kó tó pọ́ ọwọ́ ọ̀bìnrin ọlọ́ọ̀lọ́bà mú ọgbọ́n tó sì fẹ̀ ẹ̀dá náà ní kí ìsálọ bí mìíràn lọ afala tashuqqu batna hatta ta'lama annahu qala haqqan ó musulmi èsẹ̀ tí ma ṣe ti sọ́rọ̀ fara rẹ̀ in tí ń jẹ́ islam náà ni alist islamu lillah èmi rẹ̀ o ń ọ̀dáyé èmi ṣe o sọ́mà ni a ti ń kọ̀ntọ́ omi jẹ́mà ní símẹ̀ mú ṣe o in tí ń jẹ́ musulmi náà àwọn bọ̀ táà bá ní ẹ̀rí àkọ́kọ́ àrí ẹ̀ẹ̀kejì ni ẹ̀ẹ̀kẹta kèése tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa túmọ̀ sí tí wọ́n sọ pé àbí tó mú sọ ní nǹkan báyìí àbí tó mú ṣe ní nǹkan báyìí àbí tó mú ọ̀dàdì ọ̀kan ní nǹkan báyìí kò sí payà lọ́rọ̀ rẹ̀ ẹnìyànkọ̀ jẹ́ ń pa ẹlẹ́ẹ̀kẹta a sì lẹ́rì lọ́dọ̀ ọlọ́n lórí rẹ̀ a lè jáde sí wọn náà náà ó tó ti bá ọ̀rọ̀ inú ẹgbà wá ní ẹgbọ́rọ̀ jáde sí máa àkọ́mù fi kùmù sọ́lá lókù gbà tí wọ́n bá ti ń kírun fún tẹ́rì tí ń kírun ma àkọ́mù kìtàbà lọ lókù gbà tí ọdá wọn ò tí ẹwà kèfèrí ní ọ wọ́n bẹ bí pàwá o wọ́n ti gbogbo gbogbo ọ̀sátúgbà ọwà qudratun natamakkanu ha ala al-ghalabati alayhim awon bodo ni agbara agbara yi yo si da wa loju pe ta ba fi koju won agba gba ijoba nlowo won pada ti o ba ti ri be a je pe agbiya o ni wa ode ni òkírùnmọ́ tóòtọ́ tóòtọ́ wọ́n láwọn olùrò ṣẹ̀ríà tóòtọ́ wọ́n ìran àwa fẹ́ jáde sí àwa lọ kókò níwájú dàbàbàt manshingon tí wọ́n ẹjẹ́ afẹ́ olóṣù kí ni ká fẹ́ sí wọ́n ni kọ́nkálùkú dé ìkaná sí níwájú AK-47 kọ́nkálùkú wá dé ìkaná sí fighter plane ní ọmọ fòlùkè ọ̀nkún ní pọ́rẹ̀ mi àwa náà kọ́ takwando jẹ̀mọ́ra gbogbo ń ta wá ń tó lẹ́ ọ̀nà wo lọ́wọ́ àjọpa àgbàgbọ́rọ̀ sí ànàbí lẹ́nu sàṣálàm nígbà ó pé nǹkan ìsúnbọ̀ sí on the one wọ́n bá change protest is allowed but riot is not allowed ká jáde sí ìjọba káwáfẹ́ òun kọ̀sáburúmbẹ̀ ṣùgbọ́n ká máa dàlú múná òṣèlú lè gbóló yìí wọ́n sì kó ti constitution rẹ̀ mẹ́rin constitution kìrìkà báyìí alìbóòdé ajíkẹ̀rẹ̀ kọpasásọ̀ ayè parí o àmbọ́ o àwọn àkáàmù ti ń bẹ lábẹ́ olórí gangan ẹwà jẹ́ kí a máa wo bọ́lọ̀ ń ṣe ń kí ànàbí lẹ́yìn tó nípò òun ní ohun òtún ní iye máa ràn lọ tí ọba sí sí bẹ́mà ẹwà jẹ́ àwọ àná afẹ́ protesti ní Kano wọ́n mú òdìdí pharmacy store wọ́n jẹrun ilé sí òróró pẹ̀lú àdá ní kálukú lọ gbé kẹ́gì wọ́n jẹrun rufaida ibi tí ń sá kàkí ní tí ò tí mọ́ra ní Kano wọ́n jí gbogbo ẹ̀ kalẹ̀ táà bá wá ń gbogbo tó ṣẹlẹ̀ Kano lápapọ̀ jẹmáà protest ni wọ́n gbà wọlé wàhálà lọ́ba lọ́ba ayò ilé àfẹ́lé ìbẹ̀ olómú ti Kano yàtọ̀ báhùn àwọn arántí wọn ma àti wọn fẹ́ jalè àwọ̀bóòdè ti ọlọ́tọ̀ a ma yíbò gbogbo wa la marú ọ̀tẹ̀ tẹ̀mbẹ̀lẹ̀kún tọ́jọ wà láàrin àwọn àti pẹ́sẹ̀ntì lẹ́nì lórí pé a ní ọ̀sánì débẹ̀ láàrin ara wọn nígbà agbára sì dé ìjọba ló ń fẹ́ lò àwọn ilẹ̀ kan yíbò lọ sí lẹ́kọ̀ọ́ sí lọ́wọ́ àwọn náà wá ní èkó èsèé ilẹ̀ bàbẹ̀ ẹnìkan ilẹ̀ tó frí tó ń kálukúlé wà ń bẹ́ ọyẹ wọn sọ bẹ́ẹ̀ nígbà ti gbà wọn láàyè padà lẹ́yìn Biafra tí a ti rí bẹ̀ fi ṣe ìjókò ẹn tí ó tàfíà tó tàfíà ẹn tí ó dòlówó dòlówó láti bẹ̀ tí a ní àwọn ọjà tó jẹ́ pé yóò bá kàkà húsà kàkàn ò lè ìjókò mbẹ̀ wípò náà ní ṣọ́pù tàbọ́ ọlẹ̀ nú mbẹ̀ ó ń eléyìí wọ́n wá rún ma Adamawa tó jẹ́ stéètì tí Àtíkù ti wá àwọn náà yabóde pé Tinubu ma ń so àwọn tó dorí protesti kodò ìntàn àbóde sí ni pé ọtí alọ́rùn Peter Obi òun sọ fún gọ́ọ̀nà ti stéètì ẹ̀ wípé bóhàn aláwọ̀ àwọn èèyàn kí wọ́n jáde dáadáa ó lóhàn kankan torí ìjọba ì ẹkọ́nọ́mì ti bàjẹ́ kíjọba yóò tó débẹ̀ gbogbo ẹ̀ wá ń kọlura wọn kí ló wá dé tí mùsùlùmí ò ní ìdúró mi tánàbí mi á dúró sí káti níyì láti pìlẹ̀ kí wọ́n ma pé orí ṣe sírẹ́tì báyìí èyí ṣe nísìmí báyìí ná jàmá àwọn èèyàn ń tí ọgbọ̀n náà lọ ti ẹnu wọ́n ma ké fún àníwà máa lẹ́yìn ilẹ̀ lẹ́bẹ̀lágún òbí kò sáàfà kankan tí a sọ fún bẹ́ẹ̀tì rí o pálọ́kì ní o máa fi múra ẹlẹ́gbẹ̀ ma wá sákàkì arísẹ́ẹ̀tì mi tí gọ́ọ̀nà ti àláòkù ẹ máa bẹ́ẹ̀bọ̀dẹ̀ kó bóde o táwọn òsìsì lè ń gbàná gbogbo ẹ̀ wá ń kónú ara wọn gbogbo ẹ̀ wá ń kónú ara wọn lásìkò táwà

ọwá jẹ́lẹ̀nà ìpé àà ah, àṣí ọ̀sọ̀pọ̀lọ fún mi ijú èyàn bá ti lè wíbẹ̀ fún rárá rẹ̀ kọ́ mọ́ tọrọ ẹni gígùn máa kí lọ fẹ́ máa dúó sí lẹ́yẹ́ta ń gbé lọ́yìn ọlọ́gbọ́n kò fi ẹ̀dọ̀ lórí òró ń bẹ̀ ẹ̀dọ̀ dàtí ọlọ́gbọ́n jama'a ah, a ń so kò pínlẹ̀ sórí rẹ̀ táàmù bọ́m̀bì democracy àwọn tí wọ́n sì sọ lóòkọ̀ wọn parọ́ kọ̀tà sí etí àti àǹpé ní kọ́ọ́lá sheik àwọn èèyàn ní wọn mẹ́jẹ́ǹsì wọ́n wà dojú wà láàpọ̀ìntọ́kọtíà èèyàn ní tọ́pìkì tí àìní wípé ń tẹ bá ti bá nú ẹ̀ ṣéhù lọ sọ kìí sọ lọ́n rẹ̀ lọ́sàn gangan bọ́bẹ̀ ìdọ́mọ àfihàn òbí gbogbo àwọn nǹkan bá ní bẹnu tí àwọn ṣùgbọ́n kí ni wàhálà wọ́n ti sọ bẹ̀rẹ̀ pé kọ́ọ́lá ṣe tí àyè o gbogbo tó bá ń bí ṣéhù lọ sọ kìí sọ lọ́n àti kí ni o àti ànábì rẹ̀ sallallahu alaihi wasallam ibẹ̀ láti rí èyí tí ń jẹ́ tó ti wà nù tí a kọ sí alọ́rùn inú fi jẹ́ pé si sí egbò wa òun ni ń tá kórìíra jù ànígbà gbogbo bí tábà ti rẹ́rìn àmà sápò mẹ́bí kí sí kí ni o bí ọba ní rí bẹ́ẹ̀ wọ́n ṣe kú àpọ̀ báyìí tọ́bá ń sọ̀rọ̀ musulmi yóò kọ̀kọ́ fèsì ní pé ẹ̀bọ̀ tẹ̀jẹ́ àwò náà sí àwa nìkan ni Awa Nàìjíríà ni àrí gbogbo ọ́dá sáwà nìkan wọ́n láwà Nàìjíríà democracy kèése tó wọ́n ní káwọ̀ olóngbàna wọ́n yìí sàkẹ́tìnà tàà bá dáa lé àdàbí lọ́dọ̀ wà lákẹ́ torí pé a mọ̀ pé kò ní sísinmi tí ó sì kí ni ó tí ó sì rọ́mbẹ̀ láàrin bí a ti ń sọ yìí sẹ́nẹ́tọ̀ àmọ́ tó ní sẹ́nẹ́tọ̀ federal government nílò ní kí wọ́n mẹ́yàn 5,000 wọ́n máa fún ní 3.2 náà tí wọ́n bá ń ṣiṣẹ́ kéékèèké bí à ń lọ ta àrán sọ ṣe bá à ń gẹran wọ́n máa sàwọn jọba wọ́n sá fún 5,000 yàn wọ́n fún ní 3.2 3.2 3.2 owó yẹn lọ bí 16 kìníkà billion tí ọwàndà ó ní stéètì tó ń gan gọ́ọ̀nà ń bẹ̀ ọkàsẹ̀ èèyàn bí 150 200 ìjọ in fún ẹni 150,000 100,000 ọ̀nà 25 million bí sí ìdákọ̀gbò stéètì káàkiri jẹmáà bí sí ìdákọ̀gbò stéètì káàkiri a ni wọ́n jọ ma láàrin ara wọn ọba dẹ́dà ìwọ̀là wà ní tàà bá wà ní abẹ́ẹ̀rú ìrántà fi ń ṣe ìdájọ́ lera lórí bóò láti ọ̀pẹ́ẹ̀tì ìlànà bí ti sọ̀kalẹ̀ yìí má bá gbára ta òdì nítorí wípé èèyàn kú lánàá kọ́là ń sọ o èyí tó ga jù bẹ̀ ní kí ní ìpàdé ọlọ́run sẹ́ẹ̀mà pé kẹ́ bọ́yá wọ́n àwọn ọ̀nà lè yẹ́ pẹ̀lú ṣẹ́bọ̀ náà tẹ̀lẹ̀ in tó sì lọ dánwò yìí kẹ́ ṣe kú ṣe ibi in tí ẹ lọ gbọ́rọ̀ sí ló tó ṣe bá dẹ́dà ti jẹ ká wáyé báyìí ó ti wá jẹ́ mọ́tún yàtọ̀ sún sí kìí sí ìgbà tàà sẹ̀sẹ̀ débẹ̀ tàà mọ̀tún yàtọ̀ sún sí jẹmáà ọ̀tún àtò sí ká fi wá fọ ìsẹ̀mí wa ká lè pàdé ọba dẹ́dà dáadáa gbogbo tí ń wá ń sọ pé ẹbóòdè ìyà ìtó àwọn dúó láàrin àwa àtijọba ní in tí sì ń bẹ́lẹ́mì tí a ní wípé à gbọ́dọ̀ mẹ́sẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá bá ṣe wá wọ́n ah, ni hàn ní dáàsọ̀ ní pé sẹ́rì pé wọ́n yẹ̀yìn jẹ́ pọ̀ ẹgbọ́dẹ̀ ìntíẹ́sì sọ̀tẹ́nìsì pé tàbà wá bá sí ilé ẹkùn mẹ́rin tàbà sí wọ́n àwọn èèyàn wá gbádà lọ protesti náà ni o àwọn èèyàn gbébà lọ AK-47 protesti náà ni o ẹ̀ ń sun ọkọ̀ ẹ̀ ń sunlé ẹ̀ ń sun gbá ẹ̀ ń sun àwo jẹmáà àwọn àgbàlagbà nílà ká ìpẹ̀pọ̀ wọ́n níta ni ọmọgbọ́n ká káwàtí o ọba dẹ́dà dákùn mẹ́jà òṣìṣẹ́ gbé o ẹ̀mí wágùn bá ṣe ń bí ọ̀pẹ́ jí ogun ákò ń bẹ́ náà jọ kan àjí ọ jẹ́ pé bí ìyọnú rẹ̀ láṣẹ ẹ̀rùka mẹ́jà aṣẹ ẹ̀rùka bí o wọ́n bí àwọn onímọ̀ lérè wípé ta ni olórí burúkú jù láyé àwọn mímọ̀ ni ma bá lè dùnìyà ẹ ń bá gbé àmà rẹ̀ tà tọ́wọ́ fi ra yí ara rẹ̀ onáàrọ̀ lálìkìyàmá ọlọ́run ní ìdàlìkìyàmá ọwà fìrà ayé bọ̀ tó ní gbádùn ayé hùn àwọn mímọ̀ náà wá bí àwọn lẹ́rìn wípé àtàrífún àmàna ashkomin tí ẹ̀ túnmẹ́ tó tó lé burúkú délé yìí lọ ni ẹ̀sìn o náà ni ma ń bá àkhìrọ́tàhù lè dúníyà rọ̀ìrì ẹn tó lọ tàlìkì àmà rẹ̀ ọwá gba ogbó rẹ̀ lódidi ọwá kò fẹ́lòmí pẹ̀kúntọ̀ òfìsẹ̀

ara àwọn ìmà tó fi fún wèrè lẹ́sìn nù ó bò wèrè lẹ́sìn tí ọ̀bá tí làkáyì fún yàmà mọ́kìrún mọ́gbàwẹ̀ o làkáyì náà ní bẹ́ fún a taa fi di sẹlẹ̀ masílẹ̀ bí i láì tààlá tó àjọ mẹ́jọ a wà bọ́ sí bí ìdájọ́ tí olórí tó bá jẹ́ pé mùsùlùmí ni tí ò fi ìdájọ́ lọ́nà dájọ́ tí ń fara níwá kí ni ìdájọ́ tí ẹ̀ tó bá jẹ́ wípé mùsùlùmí ni ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ kan ní ń ṣe musulmi ni ó ti ẹ̀tí kúrò ní islam ni ó ń dáadáa ni àwàláyà pé a tó fẹ́ báyìí kún báyìí àwọn sì rí tí kí ni o táwò rí wọ́n fa ń sùrù aláàgbọ̀ kí ni hukumu kí a tó pa jáde sáwọn oríyìn náà bákan àwọn àhàdíìsì tó wá nípa pé bí ni àwọ ọ̀dá ọjọ́ kankan náà sí October 1 o àdájọ́ náà o àṣíkí ni o àdá ọjọ́ náà wípé ní apostol rẹ̀ ní o àwa o ọlọ́run gbà nàbí wí báyìí ilà wá ń ṣe o àwọn ò ní pé pàtó gbà báyìí la fẹ́ jáde sí olórí àǹkúfàdùà bá nílò wọn fún tí ẹ májèkéṣù orí wọn mú ẹni èṣù májè orí wọn súnmá in tí wọ́n ma fi darí wa táàfìrí ìyọnú ọba dẹ́dà darí ọkàn wọn síbẹ̀ wọ́ládà ní àwọn ma wo wa wo dáwà wà fún ìlú ì májì

ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للخلق كلهم قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمة الإسلام إن رسولنا محمدا صلى الله عليه وسلم قد حذرنا عن الخروج على الأمراء سببا للفوضى وقطعا للشوكة أمتنا فإن هذا النبي نبي الرحمة فهذا مما بايع عليه أهل عقبة الأولى جاء من حديث جنادة بن أبي أمية لما عادوا هو وقومه عبادة ابن الصامت وهو مريض فقالوا أصلحك الله حدثنا حديثا ينفوق الله به سمعته من رسول الله صلى الله عليه وسلم فقال عبادة بن الصامت لما بايع صلى الله عليه وسلم بايعناه على السمع والدعاء في من شكنا ومكرهنا وعسرنا ويسرنا وأثرة علينا وألا ننزل الأمر أهله إلا أن تروا كفرا بواحا لكم عند الله فيه برهانا بارك الله لي ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيه من ذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على أخبار الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين أمة الإسلام فكل ما يسبب الفوضى فكان رسول الله صلى الله عليه وسلم قد أغلق علينا أبوابه ومن ذلك أنه اشترط علينا قبل أن ننزل الأمر أن له بعض الأمور الأول منها أن نجد أن نرى أثبت الرؤيا لهذه الشركيات وهذه الكفريات من الأمراء رؤيا رؤيا لا بالسماء حتى بعض الناس كانوا يرمون أمراءهم ببعض الأمور فإذا تدققوا في البحث وجدناها ضد ما ضد ما اعتقدوه أمة الإسلام رؤية الثاني كفر لابد أن يكون هذا كفر والكفر لا نحكم على شيء بكفره إلا أن نتحقق من الكتاب والسنة أن هذا شيء كفر وأن الشرع رتب على هذا الكفر وصفا معينا وقد اتصف به هذا الفاعل أمة الإسلام إن مسألة التكفير مسألة خطيرة فأهل العلم كانوا يدققون في البيان في التكفير وكانوا يفرون من تكفير من ليس بكافر فرارهم من الأسد ويحذرون الأمة من ذلك كل حذر أمة الإسلام بعد الكفر لا بد أن يكون بواحا أي صراحا واضحا بينا لا يقبل التعويل لابد أن يكون هذا الكفر بينا واضحا لكم من الله فيه برهان عندكم من الله فيه برهان لابد أن يكون دليلكم على تكفير هذا الشيء من الكتاب والسنة لا بالظن ولا باجتهاد مجتهد لا لذلك كان إمام أهل السنة والجماعة أبو عبد الله الإمام أحمد كان يدعو المأمور بأمير المؤمنين مع أنه قال بخلق القرآن لأنه اتقد هذا مقلدا لعلمائه الذين وثق بهم لذلك لأجل هذه الشبعة كان الإمام أحمد يدعوه بأمير المؤمنين ولم يخرج عليه ولم يكفره أمة الإسلام فإذا تمت هذه الشروط الأربعة ننازعهم الأمر نعم جاء قامت المنازعة لكن هذه المنازعة بشرط وشرط المنازعة على القدرة على التغلب عليهم ليس بأنهم يكون عندهم دبابات فيكون عندنا العظفار ثم نقاتلهم بها لا فكأن هذا يدل على أننا غير أقلاء بل ننعقضيا إذا فعلنا هذا فربنا سبحانه وتعالى أمرنا بهذا على لسان رسوله صلى الله عليه وسلم فمن صبر صبره الله ومن تصبر صبره الله كذلك نحتسب ولا يوفى الصابر أجرهم بغير حساب لذلك لا نقول بأن جميع أهل العلم اتفقوا على عدم الخروج بل أكثر أهل العلم تسعون في المئة حتى حكى الإمام النووي الجمال على هذا ولكن سيأتينا التفصيل مع الشرح ما جاء من الأحاديث في الخروج وفي عدم الخروج والجمع بين هذه الأحاديث في الخبرة القادمة حتى نكون على بينة من أمرنا ونسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عادات داء الدين اللهم ربنا كلنا مؤيدا ونصيرا اللهم ربنا خذ مدى بالدولة لعبارك المتقين اللهم ربنا